ẹ káàárọ̀ gbogbo ilé mo kí wa káàárọ̀ ní orúkọ jésù olúwa inú mi dẹ̀ dùn láti kọ́ fún wa ní first speech nínú gúrùpù yìí inú mi dùn gan-an mo dẹ̀ gbàdúrà fún gbogbo wa pé lágbára olódùmarè ẹni tí í ṣe gbogbo ẹni tí í jẹ́ alágbára láyé àti lọ́run ọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa ò ní dàrú orí wa ò dẹ̀ ní burú àní ṣìṣe láyé àdẹ̀ní ṣìṣe láyé olúwa fi nǹkan kan sí mi lọ́kàn bí mo ṣe ń wọlé ń sìn láti sọ fún wa gbogbo wa pápátá ẹ wo bí àdúrà kan ò bá tí ì gbà tí ènìyàn ń gbà sí ọlọ́run ìwà ló dì mú o ìwà ló mú kádùá ó gbà ìwà ló ń dènà àdúrà um ìwà ní í gbéni ga ṣe rí kékeré ní tògo èèyàn lè lógo bẹ́ẹ̀ ni òótọ́ kó ní ògo lóòótọ́ ṣùgbọ́n kó mọ̀ ní ìwà wọ́n lè irú wọn lè rí tí máa ń gbọ̀nà òkùnkùn wọ́n á gbọ̀nà òkùnkùn ga kò ṣùgbọ́n kò sí bọ́n ṣe lè ṣe tó àìníwà rẹ̀ àti tó jẹ́ yóò farahàn nínú ìṣesí wọn màá fi ọlọ́run bẹ̀ wá láàárọ̀ yìí bọ́ ọ bá ń gbàdúrà sí olódùmarè àṣírí tó lúwa ní kí n sọ fún wa nìyí lọ chẹ́ẹ̀kì ìwà rẹ ìwà rẹ kan wà tí ò dùn mọ́ lọ́rùn nínú ni ò jẹ́ kàdúrà rẹ gbogbo ń tà ń gbà láyé ló máa jẹ́ kàdúrà ẹ̀yin èèyàn ọlọ́run gbogbo ń tà ń ṣe láyé pápátá ló máa jẹ́ kàdúrà then gbogbo ń tà dẹ̀ ń ṣe ló máa ní ní àdúrà ló jẹ́ kan ìwà ìwà ni dáàdì mi máa ń pè èdè kan á ní ìwà lọ́ba àwúre so tó ń túmọ̀ sí pé the greatest luck one can have in life is to have a good character so mo fi ọlọ́run bẹ̀ wá láàárọ̀ yìí olúwa ní kí n bá wa sọ̀rọ̀ ẹja chẹ́ẹ̀kì ìwà wa kí ló ń dènà mọ́ wa ẹni tó yẹ kó máa bá wa sọ̀rọ̀ nínú ilé ẹni tó yẹ kó máa bá wa sọ̀rọ̀ ládùúgbò ṣé wọ́n ń bá wa sọ̀rọ̀ ẹni tó yẹ kó àwọn kan wà irú ẹ̀fẹ̀ ènìyàn mẹ́rin ló wà ẹ̀yin èèyàn ọlọ́run ẹ jẹ́ kí n sọ fún yín láàárọ̀ yìí tí olúwa sọ fún mi irúfẹ́ ẹni àkọ́kọ́ tí ò yẹ kó jẹni níyà tó jẹ́ ọ̀rẹ́ àmútọ̀run wá ẹni ẹ jẹ́ kí sọ fún wa lẹ́ni number one òun ni ẹni tí ń bá ní sòótọ́ ọ̀rọ̀ hmm, abánisòótọ́ ọ̀rọ̀ ènìyàn ẹni tí ò tiẹ̀ ní wojú ẹ bẹ́ẹ̀ ni ó nífẹ̀ẹ́ rẹ lóòótọ́ ṣùgbọ́n kò lè easy fún un kò ní easy fún láti fi nǹkan pamọ́ fún ọ nínú òtítọ́ ọ̀rọ̀ tàbí lọ́nà òtítọ́ ọ̀rọ̀ that is ọ̀rẹ́ àmútọ̀rọ̀ wá tí àdélé ayé ní tó fi dàbí pé aláàánú olóore súnmẹ́yìn àwọn ọ̀rẹ́ mẹ́rin tó yẹ ká kọ́kọ́ ní àmútọ̀rọ̀ wá làwọn nǹkan wọ̀nyí àti pé mi ò lè blame ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú ayé bòdè tá a là kọjá ibodè kan wà tí wọ́n ń gbè ní àgbèdéméjì ayé àtọ̀run ló wà ibẹ̀ gan làwọn àjẹ́ emèrè ògbóni gbogbo ẹ̀ òkùnkùn àwọn ẹgbẹ́ burúkú ayé ibẹ̀ náà wà ibi wọn bá ti fẹ́ kéèyàn bìlọ́ǹgù sí kò sí wọn á mú kúrò lára ẹrù ẹni ìwà náà mú kúrò lára ẹrù ẹrù lòmíì ló délé ayé dìdàkudà bẹ́ẹ̀ ni ẹni tó bá ti nira fún ọ láti ṣe ní rere bó ti wù kí àwọn èèyàn kọ́ ọ tó kó o mọ̀ pé wọ́n ti mú kúrò nínú ẹrù ògbó rẹ ni kò sẹ́ni tí ò gbẹ́rù ògo wáyé gbogbo alájọrò ẹrù ògo wá sáyé so ìwà ni wọ́n mú kúrò nínú ẹrù ẹlòmíì bẹ́ẹ̀ ni ibi tí wọ́n ti ń tún ìpín yànnà ibi tí wọ́n ti ń tún ìpín dàrú nìyẹn ibi tí wọ́n ti ń tún ìpín bàjẹ́ nìyẹn so mò ń rọ̀ wá láàárọ̀ yìí ẹja lọ wá ìwà rí o gẹ́gẹ́ bí n tá n bá lọ lẹ́ẹ̀kan mo ní olóòótọ́ ní ọ̀rẹ́ àmútọ̀rọ̀ wa tọ́lọ́run fi fún wa ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìkejì ìkejì tọ́lọ́run tó fi fún wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àmútọ̀ràn wa òun ni àwọn alákìíyèsí ẹni bẹ́ẹ̀ ni àwọn yẹn máa máa kíyèsí rẹ alákìíyèsí rẹ ni wọ́n a lè wà lọ́nà jíjìn ẹ̀mí ọlọ́run yóò lọ pàkíyèsí wọn ó lè fi hàn wọ́n lójú oorun ó lè fi hàn wọ́n lójú àlá ó lè pàkíyèsí wọn sí níbi tó ti ń rìn ó lè fi sí wọn lọ́kàn kó fi sí wọn lọ́kàn wọ́n á dẹ̀ ah mo dẹ̀ ní mo ní mọ̀lára pé alágbájá fẹ́ ṣe báyìí á dẹ̀ pé ẹ́ alágbájá má báyìí má báyìí nígbà tí wo tiẹ̀ tí lérò rẹ̀ hmm, ǹjọ́ o lálákìyèsí àwọn tí ń pa kíyèsí rẹ̀ alágbájá má báyìí báyìí ni kò já ṣe. then number three tó jẹ́ ọ̀rẹ́ àmútọ̀run wá ni pé so ní alájọrò òtítọ́ alábàárò òtítọ́ ẹni sórí àwọn kan wà kò sí bó ti lè sọ pé òmẹjọ rò láyé àìlẹ́jọ́ ni wọ́n wọ́n á jókòó tiẹ̀ wọ́n á jókòó tiẹ̀ in fact your spirit will love them will love to be having them with you or around you wà á fẹ́ràn láti máa jẹ́ kán wà ní àyíká rẹ so wà á gbàdúrà wà á ṣe gbogbo ẹ̀ wà á ṣe pé á pẹ̀lú wọn ọkàn rẹ̀ ó ṣì í payá pẹ̀lú wọn àwọn yẹn ni wọ́n ń pè ní alájọrò wọ́n á jókòó tiẹ̀ wọ́n kọjá ìyá wọ́n kọjá bàbá wọ́n kọjá ọ̀rẹ́ nọmba four ẹ̀yin èèyàn ọlọ́run òun ni pé ṣé o ní alábàárìn bẹ́ẹ̀ ni alábàárìn gidi alábàárìn òtítọ́ ẹ má gbàgbé o kò sí ìgbà tí ọlọ́run bá sọ̀rọ̀ yìí fún mi n tó máa ń fi kún ni pé alábàárìn òtítọ́ ṣé ẹ gbàgbé jésù olùgbàlà sọ̀rọ̀ nínú ìwé johannu ó ní àwọn tó ń sìn ín kò lè ṣàìsí ní ẹ̀mí àti ní òtítọ́ so òtítọ́ dá yàtọ̀ nínú gbogbo nǹkan tọ́lọ́run dá láyé òtítọ́ ló wà powerful jù mí ní tẹ̀yìn èèyàn ọlọ́run ẹ rí i pé ẹni tó bá ń sòótọ́ wọ́n jẹ́ ẹni ọ̀tọ̀ àkàndá ènìyàn ọ̀tọ̀ ni wọ́n ẹ ra àwọn kan tó yẹ pé látọ̀run wá ni wọ́n mọ́rọ́ pa kan sọ pé wọ́n fẹ́ parọ́ ẹ̀ ti gẹ́ẹ̀tì wọn pé wọ́n ń fẹ́ ìrọ̀lá lágbàjá ìjọ wo ló bẹ̀rẹ̀ eléyìí wọn ò mọgbọ́n dá sí nǹkan wọn ò má gàbàgebè ṣe ọlọ́run tẹ́lòmíì bẹ́ẹ̀ dáadáa so mo fi ọlọ́run bẹ̀ wá láàárọ̀ yìí ǹjẹ́ alálàbárín tòótọ́ gbogbo ẹ̀mí pọ̀ gẹ́gẹ́ bí n tí bíbélì sọ àwọn tó ń sin kò lè ṣàìsìn lé ẹ̀mí àti ní òtítọ́ in spirit and in truth so ẹ̀mí pọ̀ ẹ̀mí ẹran ara wà ẹ̀mí òkòkò wà ẹ̀mí ayé wà ẹ̀mí ọ̀tá wà ẹ̀mí ọlọ́run náà dẹ̀ wà tá ń pè ní ẹ̀mí mímọ́ so ṣe alábàárẹ̀ tòótọ́ ìyà ìyà mẹ́rin tó ń jẹ wá rèé o ìyà nǹkan mẹ́rin tó ń jẹ wá nìyí spiritually tí ò tí farahàn physically òun lè fi rí tí ọ̀pọ̀lọpọ̀ kò fi rá láàánú kálálàbárìn wà pẹ̀lú ẹlòmíì irú ẹni tí wọ́n rí ti ń bá rìn àmì wọ̀nyí yóò wà lára ẹ̀ àmì ẹni rí yóò wà lára ẹ̀ ẹ̀rí tán bá rí ẹlòmíì níta wọn ni ah wọn lọmọ gidi lọmọ yìí wọn kọ láti ilé bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ lè má ní bàbá gidi ó lè má ní ìyá gidi wọn tiẹ̀ lè má kọ wọn ṣùgbọ́n kọ́lọ́run ṣe ní àkàndá ènìyàn ọmọ tó níwà wọn lọmọ gidi lélẹ̀ sẹ́ẹ̀rí pé ó ti kó oríire bá ilé rẹ̀ wọn lé ọmọ gidi tó wá láti ilé ni ah ọmọ tó ọmọ gidi ni bàbá àtìyá rẹ̀ kọ bí wọn ò tiẹ̀ rojú ráyè kọ́ bí kú ò tiẹ̀ jẹ́ kọ́pọ̀lọpọ̀ tọ́ ọmọ láyé ṣùgbọ́n òun tọ́ra rẹ̀ tó torí irú ẹ̀dá tí ọlọ́run dá adẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ́run dá dáadáa ṣùgbọ́n tí ò ní alábàárò kò ní alábàárìn kò ní alábàáṣọ òtítọ́ ọ̀rọ̀ òun ló jẹ wọ́n níyàwó mo fi ọlọ́run bẹ̀ wá lóòrọ̀ yìí tí a bá ti ń gbọ́ ọ̀rọ̀ yìí mo fẹ́ ká jókòó ẹ má bínú o láràárọ̀ lágbára ọlọ́run bẹ̀rẹ̀ láti next week monday lọ lágbára olódùmarè màá máa fún wa ní tip àwọn tips kan nínú bíbélì màá máa fún wa láwọn tips kan nínú bíbélì màá máa fún wa láwọn tips kan mo dẹ̀ fẹ́ káwa náà máa transfer sáwọn ènìyàn tó kù láti máa láti máa láti máa jèrè nínú àwọn nǹkan wọ̀nyí mi ìfẹ́ kó jẹ́ àwa nìkan ní gúrùpù yìí at least a bá wọ bíi one thousand two thousand five thousand ten thousand one million sí ògo ọlọ́run ni inú wa á lè dùn ayé wa á lè yí padà ẹ má gbàgbé àwọn purposes tí ọlọ́run fi gbé ètò yìí kalẹ̀ tó fi gbé platform yìí kalẹ̀ ẹ̀mí so mo fi ọlọ́run bẹ̀ wá ǹjọ́ níwà ọ̀ ń béèrè kan lọ́wọ́ ọlọ́run ọmọ pé orí ìwà là á gbogbo ògo lé ni ògo ní foundation foundation ògo ni wà hmm. foundation ògo ni wà bọ́ọ̀ bá déwọ̀ ọlọ́run lógo ògo asán ni bẹ́ẹ̀ ni ògo tí ò ṣe é fọlá rẹ̀ tọrọ ìbá ara àwọn ológo lónìí ìbá ara àwọn olówó lónìí tá a lè gbàdúrà tá a fọlá àwọn tọrọ ẹ mo fi ọlọ́run bẹ̀ wá ẹja ṣiṣẹ́ lórí ìwà o ohunkóhun tó o bá ti béèrè tì lọ́wọ́ ẹ wo second samuel chapter two yẹn bóyá first samuel chapter two ni ẹ wo àná ẹ wo àná dáadáa ó ní ọlọ́run ní olùwọ̀n ìwà so tó ń túmọ̀ sí ara tó gbóná ara rẹ̀ tó gbóná ni ò jẹ́ kí ọlọ́run lè fún lọ́mọ tọrọ mọ̀ pé ara tó gbóná yìí yóò fi èpè báyé òwú ọmọ yẹn jẹ́ ó ní òjò fún lọ́mọ ẹ má gbàgbé o kì í ṣe pé ó yàgàn wá o bọ̀tọ̀ ọlọ́run ló gbé ọwọ́ lé inú rẹ̀ láti má bímọ ẹ wo ẹ wo ìyàwó ẹ̀ pẹ́línà ẹ wo bó ń ṣe ń bímọ anna ò bímọ but anna ò ní wà very temperamental woman bẹẹni ara ẹ̀ gbóná burúkú. àìmọye ìgbà ló ti ká sọmọ ọkọ rẹ̀ lọ́rùn pé kó pèsè ọmọ fóun ìyẹn ni so lòun sọmọ ni kì í ṣe lòun sọmọ so ìwà burúkú tó ń wù sí ọkọ ẹ̀ ọ̀rọ̀ burúkú tí ń sọ sọ́kọ ẹ̀ kò jẹ́ kí ọlọ́run dáhùn àdúrà ẹ̀ náà nígbà tí ọlọ́run máa tó dáhùn àdúrà ẹ̀ ní sílò ẹ̀yìn ẹ̀yìn ọlọ́run ẹ tó wo ọ̀nà ibi ọ̀nà ìwà lọ́lọ́run gbàdá lóhùn ó gbẹnu wòlíì sọ pé ẹ̀ kì í sọtí nípa atara tó ń túmọ̀ sí pé n tí máa gbé ìwọ̀ tí ń rúbò lójú tó bá ti rúbò lójú tán tó lò tán á ṣẹ̀ṣẹ̀ wá fi ilẹ̀ ẹ mọ̀ pé tọ́tí bá ti pààyàn dáadáa tán èèyàn bá ti sọ̀rọ̀ bá ti jí yọká kò lójú èèyàn ṣùgbọ́n ó lè mọ̀ràn tí n tí ọ tí n ti lò fún láti ṣe tí ò dẹ̀ tán lẹ̀ lórúkọ Jésù olùgbàlà kò sí olóore tá a kọ mọ́ ìkọ̀kan nínú wa láyé tí yóò fò wá rú so mo fi ọlọ́run bẹ̀ wá ẹja mójútó ọ̀rọ̀ yìí ntòlúwa fẹsẹ̀ mi lọ́kàn lẹ́nu yìí ni ẹja mójútó ìwà wa o ẹja mójútó ìwà wa gidi àdúrà tí ó gbà ìwà ni ò tètè wọ́n gbà o ìwà ló dẹ̀ fà á àlàáfíà.